خير لأنت المسجد سبل الماجدين مسجدك غيرنا نور من الله تنور به قلوب الفاسدين نصبت القلة نصبت بأطيب العلم العلوري يكون به رشيد الحاسدين ارزقوني كرما من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Àkí ọlọ́run, Allahu Akbar, lára gbogbo ẹ̀yìn ni ọlọ́run tọrọ nípẹ̀lẹ̀. Allah! A ti kí ọ̀yí náà lára ọlọ́run, ẹgbẹ̀gbẹ̀ ọlọ́run, Ṣọ́ràdámù ni ẹfọkàn sí, ìdúrò márùkàsì lẹ́fọkàn sí. Ṣùgbọ́n tẹ́ mọ́ bá àdàmú bàbá rẹ̀ sí ní wọ́n á pè ọmọ bàbá kan rá nínú àwọn ọmọ tí wọ́n bí tọ́pọ̀. Ẹ̀yìn tó ti jẹ́ àfáà wá pọ̀ nínú ẹ̀lẹ̀ dábọ̀ ìṣẹ́ tẹ́nìkan ní pé ọ̀sìsẹ́ ẹjọ́ ìmọ̀mù járùn járùn fẹ́m̀bá gbogbo ayé sọ̀rọ̀ fẹ́m̀bá yí lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọmọ yí pé ọba ti pẹ́ nìkan nínú àwátá ń bẹ lára mọ̀dí ò lájọ́ ọmọ kéèkéé ń bẹ ẹ̀sì kìí sọ adámù lẹ́nu ẹ̀rí ogun àwọn àfẹ́ òdodo wọ́n wà ń kalẹ̀ bàbá tàbí náà ara tó adámù náà ni lọ́wọ́ fún tààrà lẹ́yìn ní níwájú lọ́pọ̀ lọ́rọ̀ wá ní básìkò jẹ́ ìyẹn jẹ́ kí àwọn inú ọba sókè dúpẹ̀ mi ní ọmọ abáka tẹ́mọ́ta abáka tó àdúrà mi jẹ́ ṣùgbọ́n bí kíbi gbọ́n bá tí ń sọ bá àwọn tó ní máa gbọ́ sí ni pé ọ̀wọ̀n ní fún mi ọkù bọ́lá wọn jọba mi kílẹ̀ àbẹ̀wọ̀n tọ́jú ọba pìpé ní bàbá tí ọmọ kí ó ìyá tí ọmọ kí ó olú ìnira kọ́kọ́ ṣùgbọ́n pé àfá àgbà lọ́tọ̀ àfá ńlá lọ́tọ̀ bàbá ńlá ló bí àfikún ó ti ńlá òun lódòdó kọ́ mọ́ jẹ́ ẹ̀yìn lásán ní òní jẹ́ pé èèyàn pé ìpẹ̀ síbi tí wọ́n ti bí àríyá ti pọ̀ kọ́lọ̀wọ́lẹ́ yìí bàbá kọ́lọ̀wọ́tàbí ọ̀ṣẹ̀dẹ̀ ìdínwó ọba mọ́jì ájì táà lábí apá àwọn tó bí wájé الله أكبر أتنى نفس محمد صلى الله عليه وسلم Àti àfá wa àtẹ́rẹ àti gbogbo ènìyàn fà. Àtẹ́ lábẹ́ ìgbìmọ̀ bàbá ìmáàmù wa ní àìníwàsọ̀ tí wọ́n papọ̀dà yìí gbogbo ẹ̀yìn ìgbìmọ̀ fà àti ìmáàmù láti kí ẹkù aráfẹ́rakù. Bàbá wa ní kẹjà, bàbá sí àwọn àgbàlagbàdá sáà akìrí wa fi sọ́wà dámù kí ẹ̀yìn náà ọlọ́run ní ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run jẹ́ kí ìgbà ó jìnà síra wọn ọlọ́nà Muhammad kákọ́kọ́ bí àzíkìrí díẹ̀ kí ó lè pé ọkàn bọ̀ ká mọ́ bá sọ̀sọ́kúsọ kí lè bá ní mọ́ bá àlọ́ aláwọ́n torí máa gbà mọ́ ànẹ́bì náà ọlọ́run ní máa gbà

دعوى الله الله الله ṣáájú àyíwá náà wọ́lá ìjọ́rí kí Allahu Akbar àti gbẹ̀rẹ̀ mútùbà tí wọ́n kí àásọ súnná àti kí wọ́n sókúnlá àti bájẹ́ kí lẹ́ ìbájẹ́ tó ìgbì wọ́n fi tún kan ti lárí ọlọ́mọ́sàwà nǹkan sí kejì ta èyí tí ọlọ́run bá jẹ́ ìgbà tó torí àwọn àpá àtọ̀kí lọ́dọ̀ ara wa ni olúwa ń sọ́nà alùkùnrin أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لكل أمة عجل فإذا جاء عجلها لا يستقدمون ساعة ولا يستغفرون ولكل أمة أجل وإذا جاء أجلها لا يستخرون ساعة ولا يستشدمون Ayà ibò ti máa ní, gẹ́gẹ́ bí àtìgbò ti máa, ó ti tó tọ̀, títí bẹ̀jọ ayé gbogbo ó kọ̀ọ̀kan tàbábẹ́ tú ìdí jẹ́ ọmọ lédè Lárúbáwá ọmọ wọ́n ní ìjọ ìjọ ní jẹ́lẹ̀ ìjọ kọ̀ọ̀kan ló nígbà tí ó lò láyé tàbábẹ́ ọgbọ́ ọgbọ́ ẹ̀rì ṣẹ̀rọ̀gbọ́n lásìkò tí wọ́n lò tó tó tó dábó ti ni wọ́n ó nígbà tí wọ́n fi tí fẹ́ máa mẹ́kìtì sílẹ̀ mẹ́kìtì pé UP ẹ̀yìn dé o MP ẹ̀yìn dé o nígbà tí àwọn ẹgbẹ́ kan ti sáájú rí ẹgbẹ́ ọlọ́wọ́ ẹgbẹ́ ọlọ́pẹ́ àwọn náà mẹ́lẹ̀ wọ́n mẹ́kì kọ́lá bọ́yẹ́pá àwọn náà ní ń pàwọ̀dà ní wọ́sọ míì ولكل أمة أجل قل لا أملك لكل أمة فإذا جاء أجلها لا يستكبرون ساعة ولا يستغفرون قل لا أملك لنفسه وتنحر إلا ما شاء الله Wọ́n tó lóòrùn mẹ́kí ní àjẹ́ lọ, gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló nígbàjẹ́ tí ó lòó àwọn agbókó lórí ìran lọ́rọ̀lọ́ tó wá lálẹ̀ lówó mà ní màjáàzí ọjọ́ second minute kọmọ̀jẹ́ first minute first minute ní ká lò ó pèsè ìdúra second minute ní ká lò ó ní àyálò ìpínlẹ̀ ọ̀nà tó ń àjà lóòrùn èèyàn kan tó dàbí ẹgbẹ̀rún èèyàn tó nígbà tí ó lò lóyẹ̀ tí wọ́n hálẹ̀ tó hákì tó pátá nígbà tí ológun kọ́ sọ ní olú ayégbó kò lè lọ ayégbó فإذا جاء أجلها لا يستخدمون ساعة ولا يستخدمون لكل أمة أجل وإذا جاء أجلها لا يستخدمون ساعة ولا ينسجد ما لا يستأخرون لا يستأخرون ساعة ولا ينسجد ما لا يستقدمون ساعة ولا يستأخرون لكل أمة أمة Òun ni Bálẹ̀ kan nínú ilé tó kọ gbogbo ilé dání, Ágàjí kan nínú ìlú tó kọ gbogbo ìlú dání, ọba tó gbé lórí á ní gọ́ọ̀fúnà tó gbé stéètì dání president tó gbé country dání ìmáàmù ńláńlá tó gbé jọ dání ṣéèrù ńláńlá tó láwọn mòrídí mágàjí láàlè ilé tí gbogbo wọn mẹ́kàn kò lè lọ́lọ́ títí tó rọ́gbà lọ́wọ́ Tókùn ká falẹ̀ tó díkò ní òun mẹ́tẹ̀ ẹ̀ṣẹ̀ náà. Ẹgbẹ́gbà ti kálùgbọ́rùn-ún, lèkún lè òun mẹ́tẹ̀ Ummatu kí ń bẹ lágbàáyé àwọn àgbáyé ńláńlá lọ́hùn bí àwọn àrán tó ti kọjá lọ bí àwọn Rome, lágbára ogun títa àwọn orógun àwọn orógun àwọn wádàgbogbo wọn sí nígbàtẹ́lẹ̀ gbígbà kú lérí wọn ẹkù lérí rome àwọn ní àwọn India tẹ́nìkan ọgbọ́ jí ń jẹ́ Amẹ́ríkà yìí àwọn náà lò èyí yóò jẹ́ ká mọ̀ pé ìwọ̀ ìyálé létò mẹ́lé kìkìkìkì sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnìkan ti dẹ́ ìyálé gbágbò tó ọjọ́ ìyàwó gbádùn àti gbogbo àwọn ìyàwó ìwọ̀ ìyàwó náà tọ́ dótọ́kọ́ wá kankan sí ọjọ́ náà náà yóò kú ní kòkú ní yóò kú ní kòkú ní tọ̀. èyí tó wà bẹ̀ ní sí ìtàǹpẹ̀ ní lọ́lọ́kì náà lọ́kì ọ̀pọ̀ torí pé jẹ́jẹ́ ní kọmọ léèwé ìràntọ́ra yára tó àlọ́rọ̀ òun náà àwọn tí ń fa fìtínà pé wọ́n jọba wọ́n jọba ọlọ́run tó fẹ́ lómi ìpè kú láyé àwọn tí wọ́n mẹ́mbẹ̀ yìí náà ájá ló ìgbà tí wọ́n lérí ìjẹ́ ìmáhùn ẹni a bá tó gbé síbẹ̀ náà a kà fún náà ni lẹ́yìn ọba lè ìwọ tó ti jẹ́ chairman local government ìwọ tó ti jẹ́ honorable minister àti ìwọ tó jẹ́ ìpẹ̀tọ́ jẹ́ ní company káwàkọ́lùkún wá sọ tí ó tó lásìkò náà ní pàtàkì káwàkọ́ ọdún mẹ́fà lórí ìmáàmà káwàkọ́ ni káyọ́mà tó mo fi ṣe nǹkan rẹ̀ lọ títí láíláí Mẹ́rin ìgbàrí máa wọ́n dáadáa ní ká ṣe púpọ̀. Wàtúgbà jẹ́ àjẹ́lù ha, omi ìtọ́kọ́ ìzájá àjálù wọn, ó sì lọ ní àjálù ha mọ̀rí láyé sẹ́tìlì ní ọ̀nà sa'àtàwọ̀ láyé sàáfẹ́rò. إذا جاء أجلهم لا يستخرون ساعة ولا Ilé ẹsẹ̀ gidi mọ́ ní ẹjẹ́ bá jẹ́ babalóògùn, babalóòsà, lọ́pọ̀ òun wọ́n fi jẹ́ iye pé ilé òkà parí sí yóò lò dìgbà fún ẹ̀. Ẹnu pẹ́ pẹ́ lásìkò tí ń bá ń bẹ́ ń bẹ́ èèyàn mélòó lọ tara rẹ̀ kú ní Mẹ́rin wá ìjẹ́ bàbá tó tí jẹ́ pé òun ni bàbá ní nígbàlẹ̀. Àbẹ́lérí àjẹ́ ìlérí oṣó lásìkò tó ń bẹ́ ń bẹ̀ táyé èèyàn mélòó lọ dáa fún èèyàn mélòó ló burú torí lè kún ní ọmọtin àjàlù abúgbọ́n abúgbọ́n lọ́gbọ́n tó bá ti pé ìṣẹ́ baláṣẹ́ àdáwọ̀dà sáyé mọ́ baláṣẹ́ kàmọ́nìdà bàbá alágbàjìdà àwọn nǹkan tí wọ́n ṣe lẹ̀ ní ọ̀pá mọ́ mo bọ́ra ní sùúrù àtiwọ́ náà báyẹ̀ ìran tí mọ́ kankan pé àníṣẹ́ ìnígbà ìwọ̀ òwúrò nígbà ta ni ọ́nà ayé ìwọ́dà ń jẹta هل أتى على الإنسان حين من الشهر لم يك شيئا مذكورا هل أتى على الإنسان حين من الدهر لم يك شيئا مذكورا Gbogbo wa láti jẹ́kọ́ ì, ọgbọ́n ọdún méjì ń bó láwà, àjẹyìn àgbàlagbà pátápátá yẹn ní orí òkú lọ́tún fi kọrọ gbogbo fún. Àgbàlagbà láwọn lórí ìjẹ́kọ́ ì, lọ́gbọ́n ọdún méjì ń bó láwà. Ọ̀rẹ́pọ̀ dán lójú pé ní ọdún ọgọ́rùn ọdún méjì tí ọjọ́ bàbá ní ìmọ̀mọ̀ àgbàpárápátá àwọn nìkan ọmọ lọ bí márùn ọdún ọdún márùn ráì ọlọ́jọ́ àrí ipẹ́ ẹni yóò sì gùn dáadáa. Àwọn tẹ̀ ìjábà àgbà tó mọ̀ wọn ara torí wọ́n fà ilẹ̀ fọmọ ẹ̀yìn kò síbi dájì pàdé bàbá tó yẹ̀ yìí yẹ̀. wà ètò mo lówó lọ́wọ́ mínísà ní mí, èmi ni Mẹ́tọ́jẹ́, èmi ni Managing Director, èmi ò rá àgbédà ilẹ̀ ó gbọ́ ọ̀ sọ́mà ó gbọ́ ọ atẹ́gùn ó gbọ́ ọ lélo wọ́n gbọ́ àwọn ní òpó gbogbo wa ní ẹlẹ́jẹ̀dí ìdẹ́yìn ìdá mẹ́sàúláyà alájẹ̀dídìn adìnàyàwó lèlbìlà Ìnájẹ́dín ìdẹ́yìn ìfà àmà sàúláyà alájẹ̀dídìn adìnàyàwó lèlbìlà Lọ́jọ́ Ẹni ọmọ ọ̀rọ̀ ẹgbẹ́ tí ọ̀fọ̀ rọ́lẹ̀ ọ̀rọ̀ òun ní ó tẹ́lẹ̀ sí. Ẹni máa jó jó ní tí ọpa ọlọ́run ti láyà àgbáàdì fi sọ́bì wípé Àlèmọ́ọ̀tù wòkílà bíkò ikú وليتوفاكم المرأة الذي الملك وليتوفاكم الملك الذي أوكل بكم àwọn èèyàn ń bèèrè pé kí ní ń pa wá àwọn alkùránì dáhùn bò mí pé màláìkà ní ń pa wá ọlọ́run ní ń alkùránì dáhùn bò mí pé tàwà lámpára wa alkùránì dáhùn bò mí pé

Àwọn ẹlẹ́kọ̀ọ́ òróyìn ẹ̀sì wá ṣiṣẹ́ kàn án ní pé màláìkà kan ò sí ló dìdí tọ́rọ ọjọ́ kó bì kan tẹ́lẹ̀ àzàráìlù tọ́gbọ́ mọ́bì kan láà àzàráìlù tèmi ti wà sí ojú lórí tí é ti wà pẹ̀lú ẹnu ọgbọ́wá tásìkò ká lọ rèé tọ́ níbi ó jòkó ẹ̀jọ́ ẹjẹ́ mẹ́ẹ̀tẹ̀bí tẹ̀bí àzàráìlù ọlọ́run bọ́wá náà òun ni tọ́ọ̀ bá ti tọ́ ibà jẹ́ jẹ́ ni ẹ̀rọ mọ́tò kò díjọ́ tọ́ bá wá tọ́ àlẹ́bí wọ́kílà bíkù àti wá ìní ẹ̀mọ̀ ìlà rí tí ẹ bá jẹun kọjá kú ẹ̀ yọ́ parẹ́ ní ọbọ́kùnrin bá sùn tòbìnrin kọjá gbáre yọ́ parẹ́ ní àbá jó kọjá rẹ̀ yọ́ pàpọ́bá rẹ̀ ní kọjá bọ́bá sunkún kọjá bá sí ń dédé bọ́bá ti kọjá ọkàn àlìmọ́tò lẹ́rí òkìlẹ̀ rẹ̀ yóò wá fi dídí pé lè kó lè ummatin ajalu fa idha jaa ajaluha la yastaqdimuna sa'atan wa la yasta'khirun wọ́n ni máa rú sí kàṣàbà ẹni ọlọ́run bá tàn ní nǹkan méje àpọ̀ àlèyìn ìjọ́nà àjọ́nà pẹ̀tọ̀ fún káwàá bí bàbá sórí ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ méjèèjì àbúwọ̀n lẹ́tọ̀ọ́ ẹ̀ àkọ́kọ́ mọ́rún rúzíkà ìsìláàmù ẹni ọlọ́mbàgbé ìsìláàmù tàlọ́rẹ tó ṣe ó dáadáa ní wọ́n ti ṣe ṣẹ́rẹ̀ pé ìsìláàmù díẹ̀ kèrò ní díẹ̀ 2-in-1 àbí 3-in-1 ìmọ́lẹ̀ lọ́sàn kòkòrò èyí nǹkan ní mọ́ pé ìsìláàmù gidi ni wọ́n ẹlẹ́kẹ́jì máa rò síkàlì ìmánù ẹni wọ́n bá fi ìgbàfọ́lọ̀ ń ta lọ́rẹ tó lé sí ọba tó wá farama fún ọwọ́ mi ọ̀tẹ́ ẹnu kú ọlọ́run ọba mi ò ṣe yí unu mo farama ìgbòsè yí tí ó ṣe mo jùlẹ̀ ǹjẹ́ gbogbo wá ń bẹ̀rẹ̀ lẹ̀ fọ́lọ́ báyìí ǹjẹ́ ní tí ọba gbà láàfin ọlọ́rọ̀ báyìí ìrẹ̀lẹ́kẹ́jì máa rò síkàlì ìṣẹ́sánù ẹni ọlọ́run bá kó lára ṣe pépé dáadáa tó mọ́lá tó yìí níbi ẹnu tọ́lọ̀ bá pé fún nínú ayé owó lọ́lọ́gbọ̀n ni ọlọ́lọ́gbọ̀n ni ìmà ni ipò ni agbára ogun ni agbára àṣírí ni tọ́wà ní ah, ẹnu tọ́lọ̀ ń bò ní yíò kò ní bàjẹ́ fáwọn èèyàn látara mi orí kò kẹta ẹlẹ́ẹ̀kẹ́rí máa ń rojú ká alùkùránù ẹni ọlọ́mbá wá bọ̀ ní kó

Ìmọ̀ta orí ìṣòro máa kéwù nìkan o, kọ́ láì tẹ́ jọ́gbàlagbà tẹ́ ń kọ́ ìyàn wèé. Pẹ̀lú látara ilé ọ̀tí ni wọ́n ti di professor, ni wọ́n ti di doctor, ni wọ́n ti di kí wọ́n dà. Àbímọ̀ àṣírí kù, èyí tí mo jogún lọ́dọ̀ bá ìlọ. Ìwọ́n náà wọ́n ọmọ ọlọ́mọ, ọkọ̀ ilé, ọkọ̀ tọ̀. Kí ìṣẹ́ jẹ́ ما رزق العلم كرزي ما رزق الإمامة عندما أنما تبقواتي سواجب ساج وليه ìmáàmù ilé ìmáàmù ẹbí ìmáàmù ìjọ ìmáàmù tọ̀ríkà ìmáàmù orílẹ̀-èdè ìmáàmù kéwù ìmáàmù wáàsí ìmáàmù nígbà yìí ọba adébi tí wọ́n ti síwájú bí irú ti bàbá wa yìí ọdún mélòó ọdún tí wọ́n wá ń dákọ rẹ̀ rí wọ́n ló sì kéje èyí tó gbórí gbogbo ẹ̀nu wọ́n wá ń dákọ rẹ̀ dáadáa bàbá ìtọ́lẹ́sẹ bàbá ìtọ́lẹ́sẹ tó méjèèjì èyí tó bá ti pé fún èèyàn irú nǹkan sí ìtàkọ́ alẹ́ lè jẹ́nà ibi tí ó wọnú àlìjẹ́nà láàlẹ́ sọ Bàbáwà Ahamadu ó kí irun kú. Bàbáwà Ahamadu ó gbà ọkú. Ìmàmù Ahamadu ò ní jìyà èjìyà. Láti kò ní ìrọ̀rẹ̀. Bàbáwà Ahamadu ó kí irun kú ìmàmọ́ àmàdù kò ní jìyà ló bá dè láàrọ kò ní rárí. Níwà sọ kísà kan kékeré wọn ní òdìkó ńlẹ̀ láti kí ayá Al-Kùránì. Ìwà àti ni gbogbo àwọn bàbá tó jòkó, wọ́n kàn ní ká sọ kínkínní owó ilé wà pa. Èyí tá a rí mọ́lọ́dọ̀ bàbá wa sòdodo. Àtàwọn bàbá wa tó wọlé nìsìn, tá wà sí wọn. Wọ́n ní bàbá kan kọjá lọ, ń jẹ́ àgbàlagbà ó sì bímọ kan àwọn náà jẹ́ ọ̀mọ̀wé ọ̀mọ̀kéwú obìnrin àwọn yẹn jẹ́ tàbákà bàbá wọn ń kọjá lọ ọmọ ìdí tó yàwó ó ti tọ́kọ ní ṣùgbọ́n pọ̀lọ́kọ̀ yọba fi lè yàn alóhun ọ̀fẹ́ yọba fi tọ̀wọ́n alóhun ọ̀fẹ́ tó rẹ́lẹ́kọ̀ọ́ máa fẹ́ àwọn pàdé ọmọkùnrin kan pàpá ọmọbìnrin yíwá pàdé ọmọkùnrin kan lórí ìrìn àjò wọ́n wọ mọ́tò láti Agége lápèjúwe dé Ifọ̀ wọn ò rí mọ́tò wọn ọmọkùnrin tó bá pàdé ẹlọ́pọ̀lọ́wọ́ náà bí ti ọmọ bàbá yìí òun jẹ́ sánù òun náà ti tó yàwó fẹ́ sábábobìnrin yíhà alóhùn ọ̀fẹ́ kọ̀ lẹ́kọ̀ọ́ kọ̀ nílà káyì kọ̀ ní máa tó tó kọ̀ nílà ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ tí máa ṣèké Àwọn pàdé pẹ̀lú bàbá. Nígbà tí wọ́n á débi tí wọ́n wọ̀kọ̀ tán ọ̀rọ̀ pọ̀ tán, ọmọ wọn àti bàbá, bàbá ó ní a mọ̀ tíráfù nìsìn, ẹjẹ́ a mọ̀ fẹsẹ̀ rí lọ ìfọ̀. Ta ni ó gbéra wọn ní ìmì àtẹ̀yìn? Ọmọ nìlú bí bàbá wá ní àà. Irú bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ kí ọpẹ́ gbogbo bàbá wa ìmọ́mù gẹjà gbogbo èkó a pé kí n bí wọ́n pé ta ni ó gbéra wọn, bàbá ní àà. Ìwọ́ lọ́tẹ̀yìn lẹ̀ ni ó sùn lé ọ ni, àdó ni arúgbó ni kí n gbé, ìwọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ nílàkà yìí, nàbà lọ wọ́n kò tó wọ́n rìn díẹ̀ kò tí dé ẹ̀ẹ́sìmẹ́ntì mẹ́wọ̀n na bá pàdé òkú kan tí wọ́n rútú gbé ẹ̀rùn sọ pé òkú yóò wọ́n wá gbàbá pé ẹni tí a ń lọ ìkọkú ní àbí alàyè bàbá ní irú bèèrè kàtàkàtà sí pọ̀ lọ́dọ̀ látàrí rẹ̀ ti pẹ́ bá tí ó rẹ̀ pé wọ́n wọ́ ọkùnrin ọ̀sọ̀láyàmù ọ̀dákẹ́ wọ́n lọ́bá kan oko kan oko náà kó ẹnìkan lọ dákọ̀ ọ̀gẹ̀dẹ̀ bẹ́m̀bẹ̀ iṣu bẹ́m̀bẹ̀ ìgbàdo bẹ́m̀bẹ̀ gbogbo nǹkan níwọ̀n bí bàbá tó bàbá ẹlọ́n tó lókò yìí ó jẹ́ ẹ̀kùn ni àbọ̀ jẹ́ tán àwọn ni ah, mọ́bí ní ibi kúrú rán ọ̀rọ̀ rẹ̀ ń dálàká irú kò nílá oké kí ó ilé yóò sílẹ̀ mẹ́rẹ̀ irú ọmọ orílẹ̀ ọ̀dàkẹ́ ìbéèrè mẹ́rìndínlógún lóbi bàbá torí àsìkò lọ́jẹ́ ń gé kúrú àwọn abìnrin tí wọ́n lọ bàbá nítọ̀ èmi débi ìpọ̀ lánlọ yìí arápin yàbá yìí wọ́n wá ní bàbá bàbá wá bí pé ń bò lọ ń lọ ń bò ló sì dé sí olóhun ó dé síbi tó ga jù láàrin ìlú bàbá nífọ̀ ní ìkò sókè pé ó dágbẹ́kùta ká tó rókè Máàdé abẹ́kùta ká tó ìfọ̀ ní gbogbo ẹ̀lẹ́bù ní. Gbogbo láàdájú Bàbá wa nílé àwọn tó ẹ sáàbọ̀ bàbá ẹkú lé kílẹ̀ mú bọ́ ọlọ́mù kàwọ̀, ń pàdé ọmọ kan, ìbò ní bèèrè kú bèèrè. Ọmọ tí obìnrin sì ń bẹ ní ẹlẹ́pọ̀ ń bẹ̀m̀bẹ̀. Bàbá kílẹ̀ rí kílọ máa wó ní bàbá. Bàbá ní ìgbà táwọn ó kú lọ́hùn, tó níta ní fún lé sí, ó lórí gbéra ọ̀. Èmi arúgbó wọn, bàbá tí mo ní ẹmọ farabalẹ̀.

tí a bá rẹ̀ àjò àwọn àgbàlagbà ẹni bá kọ́kọ́ dọ́rọ̀ ọ̀lẹ̀ ló gbé oún tọ̀hún kí èyí má bà sú wọn ọ̀rọ̀ pé ó rù yẹn pé kọ́ ní wí òwe lọ́pa fún yí ọ̀rọ̀ máa nítumà méjì méjì tòkú tó wáyé tẹ́ ń gbé lọ́nkọ́ tí ń bèèrè pé òkú yìí fọmọ ayé àbí ọ̀fọmọ ayé tó bá ti fọmọ ayé kò kú nù bàbá ìmáàmù lọ́mọdádá lẹ́yìn àfọmọdádá lẹ́yìn Kòkò tó wá ń bẹ ńlẹ̀ tí wọ́n èsì ìká tí ń bẹ lérè tó wá ní tí ń bèèrè ní tó sólókò yìí jẹ gbèsè àbí ò jẹ gbèsè. Tó bá ti jẹ gbèsè, ó ti jẹ kó tán. Ẹnukún ọká tí mẹ́bẹ̀ kọ́ lọ fi san gbèsè ni. Bàbá yìí dáràn lẹ́ àbí ọ̀dáràn lẹ́. Wọ́n bá dáràn lẹ́ ọ̀rọ̀ ẹ̀san padà dé nígbà tí ẹ̀dá bá hùwà rí lórí ọmọ ọmọ tàbí orí ẹ̀bí kò ní gbé nígbà bá jì ní òwú ọba dọ̀lá ẹ̀hùwà rí a kì í gbà lùrọ́ ṣàkọ́ àẹ̀fọ́ ẹ̀hùwà rí a Ìgbàni tó ń ṣe kà fún ọ̀bá lè mú ọmọ rẹ̀ ó jẹ́. Iye èèyàn mélòó ló ti bàjẹ́, iye èèyàn mélòó ló tún sí. Subhana ìmọ̀ tí ẹ máa tọ́lọ́wà ní ẹ̀rẹ́ máa rọ̀ Ọlọ́pí ẹlẹ́ ìtọ́lùwà mí fún mi, kò ní parẹ́ lórí ìpa, tàwà ọmọdé bí ojú bẹ́ẹ̀ lọ, tàwà ọmọdé bí ojú bẹ́ẹ̀ sí, tọ́lọ́wọ́ Wọ́n nílé ọlọ́run, mọ́sánásí náà wà rí o. Àwọn ìgbìmọ̀ wọn ní káwọn ilé tí pé ká bá fẹ́ sàmì pé bàbá yìí lọ lónìí, ẹjẹ́ àárí àìmọ̀ yìí mílíọ̀n káàkẹ̀ẹ́ mọ́sánásí. Ká torí bàbá ṣe, ọdá ká bá torí bàbá ṣe, ká torí ara wa náà ṣe. Bí ó sọ fọ́lọ̀ pé mọ́lásì mọ̀ fẹ́ dásí tó náà bí ò tí ìsìlápò ẹwà lé gbé nǹkan páì máa tó wá nítorí tọ́lọ́ntà náà bahama wọ́n nípa fi tó ilé tí a sì fẹ́ kọ́ lámì àfẹ́kọ́ lámì àfẹ́kọ́ lámì tọba tásìkò tó wọ́n máa ṣe ẹni tí ó bá ṣe ẹlákùn ẹja dá wọn lóhun torí tọ́lọ́ntà náà bahama man bana lillahi masjidan Àníbà bá náà lọ́rùn lọ́hùn bẹ́ẹ̀ tán tó lè jẹ́ ẹ̀nà. Ẹni bá máa bá lọ́kọ́ wa báwọn pé ọba lówó nínú mọ́sálásí kíkọ́ tó ti dọ̀dà pọ́lọ̀ wọn kọlé fún lálìjẹ́ náà tí ó gbaná láfẹ́ nílé lálìjẹ́ náà ẹ̀ẹ̀dákùn tẹ́ bá ti pè wá iye tá a bá ní lápò kápẹ́lẹ̀ iye tá a bá wá lérí pé pẹ̀lú ògùn ọlọ́run mo fẹ́ bọ́lọ̀run ṣòwò lórí mọ́sálásí ẹlẹ́kùn ẹjẹ́ kí mú mẹ́sàlù kan wá bí ọ̀fá tí ìpẹ́jù kírísítẹ́nì kan lọ́nà ọ̀yọ́ wa lọ́gùn tára kò ní Ògbómọ̀ṣọ́ tí abákùnrin ọ̀ọ́lọ́ kátọ́gbógún ọ̀sọ́ ibẹ̀ ni àwọn christian náà wà wọ́n wá pèrà wọn pé chọ́ọ̀kì yà àwọn fẹ́ kọ́ àwọn òsìfẹ́ ní ẹni kẹkàn lára àwọn ọkọ̀ láàrin ọdún kan tó ti parí àwọn òsìfẹ́ lọ gbé olú èkó kan wá àwọn òjẹ́ mẹ́nìkan táwọn gba owó lọ́wọ́ ẹ̀ ẹ̀kẹ́ tí pásítọ̀ ọkọ̀ọ̀kọ́ sí ní pé tọ́bá ti sunday tí ń bọ̀ blọ́ọ̀kù mẹ́ra mẹ́wàá wọ́n pa búlọ́ọ̀kù lọ nígbà àwọn ìgbà sunday mélòó blọ́ọ̀kù tí wọ́n kọ́ sọ́ọ̀sì tó pé wọ́n ní gbọ́ tó yá ọdún ni wọ́n béèrè owó amọ́ndókù ni pé ẹta mú ẹlọ ọ̀dọ̀ káfíntà káfíntà sọ irú pákó tẹ́ mú wa ẹnìkan mú fọ́nrán pákó kọ̀ọ̀kan wá nẹ́fẹ́mẹ́ntì báyìí alùkú sì mú wa ni wọ́n yẹ̀rú awẹ́ ẹyọ kan lòun fẹ́ lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan awẹ́ kọ̀ọ̀kan awẹ́ kan báwọ̀ ẹ̀yìn ohun márùn-ún àwọn alọ́kan ṣoṣo ìfẹ̀mí sí pé àwọn bẹ́m̀bì kan ní ó ní òjá lè ní ẹjẹ́ kí àwọn mùsùlùmí ọkọ̀ mọ́sálásí tẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ àdáwò kanu àdáwò kejì ní kí àwọn náà dábá fi sí kọmítí ọlọ́mọdé àdì kọmítì àdáwò kejì nù kí ni má jẹ gbogbo wa ní ẹ̀yàkù mọ́dúrásí ẹ̀tọ́ pé Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, La ilaha illallah, Allahu Akbar, Walillahi alhamd. Ìkọrọ ni bí kọ́bọ̀ ni ẹ̀dàkùn ẹja ní mẹ́ka tó lọ lónìí, kásì sàmì, ọlọ́n jọ já sí dáadáa. Amen. Ẹ̀dàkùn ẹjẹ ẹbá jókòó. Ẹjọ́, àti àpẹẹrẹ wà àbáwà alámòtú ọ̀sáláìsì láìpẹ́ yìí mòdírù wa lọ́lọ́ọ̀bẹ̀ owó oríṣi mẹ́ta wọ́n gbà ẹwà lélẹ̀ yìí àbẹ́kọ́ dára láàrínwárú ẹ̀yìn gan ní kẹ́ẹ̀bá agbówó mọ́síláṣí kí wọ́n wí yìí tó bá di ìtọrọ ẹni táàyàn kọgbà ìtọrọ Fẹ́ẹ̀ tí wọ́n gbá láàrin yíyé ìpínkalùkú bá mọ̀ pé wọ́n ṣe kí wọ́n sọ fún yí aláàrí ara yí ẹ̀dàgùn bàbá elétò ẹ̀dàgùn bọ̀ á ẹ̀sàfà elétò ẹ̀rọ̀kọ́lọ́wọ́ ọkùnrin àwọn tẹ́ bá mọ̀ pé bàbá á bí àwọn ọmọ lókùn ní sáwọn náà bá ṣe lódìdì àmọ́ ẹ̀bá kíì sí àwọn àjòkó ẹni àbá pè tí ó bá wa tí ó sọ̀jòkó ló kọ rí kọ́dà fẹ́yìn náà lẹ́bàá pé bí sínú láì ọya Ẹjọ́ afẹ́ tọrọ dápàrà. Ìyá

Ìwé ìṣẹ́lẹ̀ alfáà tí wọ́n alùmọ́ àkọ̀kọ̀ ọgbọ̀.